نقصانا والعليم بصوب رنا على الهداة بالوكان رنا بالغ العمر بالغ العمر قره مرجانا كم مثله بسنه أربان إننا سمينا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا àwọn ni wọ́n ṣe làwọn náà fi kọ́sẹ̀ wọn àwọn ni wọ́n kọ́kọ́ síwájú nínú sísọ ọ̀rọ̀ nínú sísin lọ́hùn àárí wọn agbó wọn látẹ̀lé wọn ربنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. آمين. bí fìtínà ti wọ́pọ̀ láwùjọ báwọn ti yọ̀ ń bẹ̀rẹ̀ lọ́fà yọ àwọn náà ń bẹ̀rẹ̀ lọ́wọ́. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ọlọ́run ọbẹ̀ látòlú bàbá wa mufti akbar ni ó fi ákárí gbogbo àwọn tí wọ́n ti sábà kú náà bèrè ìmánì wọ́n sábà kẹ́ owó wọn. àmín. wala taj'al fi qulubina ghillan lilladhina amanu ọlọ́mọdé ajílá ìfi wọn mọ́jà kọsẹ̀ lára wa fà wa. àmín. lára wa òbí wa mọ́sí wa lọ́mọ bú tí wọ́n máa bú àfáà rẹ̀ àbí tí wọ́n máa pè é tọ̀sílẹ̀ àfáà rẹ̀. la ilaha illallah. àmín. ولا تجعل في قلوبنا غلا للذين امنوا امين بتينا تسبقوا náà ni pé ìran rí pé láì fi aṣíwájú ǹjẹ́ bí àwọn bàbá yìí ti tu buhari tó yìí ń bẹ wọ́n kù sí lọ́dọ̀ ọlọ́run torí bẹ́ẹ̀ lójú mi náà fi kàṣídà kan kì wọ́n kọ́lá bí kàṣídà náà tó nǹkan eh, kàṣídà náà wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ báyìí pé sàkátà rẹ̀ báyà nù. سقط البيان ناطق لسانا بان الكمال قومه ريان مبدي العري شيخنا صعبان والله ذكر ربنا سبحان ذاك الكمال لكم والله ذكره لربنا سبحانه والله ذكره لربنا سبحانه سبحانه سبحان ما تلك مال ذاك إيمانا للجمال ناتها نقصانا والعليم بصوبا wá dínà ó dínà ó ní ẹjọ́ wá. Àlàmẹ́nà sàdínà kò hánà. Àrìṣàdá ní kò máa wà dùn wá. Tìbúyà náà. Àbẹ́dà wà ربه آله منان قسنتاري وي bẹ́ẹ̀ ni òsìntàrí sọ kọ́sá ti jẹpa náà rí nǹkan ká bí wọ́n lùbárkà ni òun tí kó wá máa ń wí láàyè yìí kò jẹ́ tuntun nínú ilẹ̀ yìí kò jẹ́ tuntun òsìntà abẹ́ wí tọ́jẹ́ tuntun létí ọmọdé kátó wá pẹ́ àgbàlagbà àwọn náà wọ́n fi gbólóhùn yìí ṣe tàwọn ẹlẹ́kọ̀ọ́ èyí tá a padà máa tún ṣe kọjú oníkọjọ́ wákàní ì ń sọ pé sàkátà ẹ̀ bàyánù ìlọ sí bàbá wa lọ sàkátà ẹ̀ bàyánù àlàyé dákẹ́ kásọ ọkọ yé ni kásọ ọkọ yẹn ju sàkátà ẹ̀ bàyánù. láti kú lìsánù. àwọn àwọn tí ń sọ̀rọ̀ wọ́n kàn máa sọ̀rọ̀ ní kò lè dàbí ti bàbá wa ṣe òkà mẹ́rin ká ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká gbé e lẹ́yẹ yó kọjá ni ọba yóò pònú kó sì máa tara wọn tají dẹ ńlá káyìí. ọjà àwọn tí ó sọ̀rọ̀ náà tí kò ń lásán ni àmọ́bàyánu ti lọ ọlọ́run kọ́ bá wà kẹ́ wọn. bẹ́ẹ̀ ni kàmáà ló kà ọmọ òun ẹ̀yà. كان الكمال كومه ريحان بان الكمال كومه ريحان بان الكمال كومه ريحان بان الكمال كومه ريحان Bàbá Ṣéwù Kamali bá náà ó dágbére káwọn máa wó báwọn yẹn pé ń lọ́ntèmi. Ẹ bá ti wòye máa ṣe é òun ló ń tèmi bó ti wòye ẹsẹ ayé mo lè ṣe mo ṣe ní báà náírà máa lò kọ́ ọ máa hó ràyè hàánù lílọ tí wọ́n lọ ràyè hàánù ti sinmi ní o tọ́wọ́n lò ní ọlọ́ba àwọn ẹ̀sẹ̀ kò sí àlẹ́ àti ẹ̀mí ìwé ẹni bá lójọ́ tí wọ́n lò àbí kò lò tó bẹ́ẹ̀ tó bayé jẹ́ ikú ọ̀jẹ́ sinmi fún kì í ṣe ewu ẹni bá kú ni ikú jẹ́ sinmi fún ẹlẹ́ni bá kú tó ṣe bẹ̀rẹ̀ wàhálà ni àmọ́ báà náírà bẹ́ẹ̀ ni kàmá lò kọ́ wọn. sábàánà. Bàbá Mọ́sí Ìlọrin, ṣé ìhù náà àfá gbogbo ayé? Sábàánà. Adájọ́ Sẹ̀ríà, adájọ́ mímọ̀, adájọ́ Bàlágà, adájọ́ Kùránì. Bàbá wa ṣéhù wa Kàmálù dìé. wọ́n lẹ́yìn zikiru rabbina. mọ́bùtì ìlọrin ṣéèkùnà sàbánù. sàbánù ni ìdí jẹ́ ni Ndị sọ àṣàlàyé kọ́ yẹjú wọ́n pe àwọn sàbánù lọ́wọ́ ilé sàbánù n'ụwa nù ọ̀yọ̀tọ̀ fún sàbánù sàbánù nìyí ẹni tí lù ẹnu ọ̀rọ̀ tí kì sì wí tí ọ̀rọ̀ ìtakókó mọ́ lẹ́nu. ti صحبانا واللي ذكر ربنا سبحانه لربنا سبحانه والليل ذكره لربنا سبحانه سبحان الله مقرأنا سبحان الله ذكره لربنا سبحانه ربنا باري ببكى ولا يعني سبحان الله bàbá tó dùn mọ́ ẹnikẹ́ni sọ̀rọ̀ ẹ sì dákẹ́ ìbániwí. ìgbàládà máa ń yànnú subhanallah ilẹ̀ ìwúlẹ̀ kan sí. subhanallah ọlọ́wọ́ wọlé ádàdíta ó yẹ lọ́wọ́ tá a bá mú ládẹ̀ bá bàbá wa. ذاك الكمال ذوقه إيمان ذاك الكمال bàbá wa táwí ذوقه bẹ́ẹ̀ bá tọ́ ọ ìmánu ni ìmánu yìí pọ̀ bẹ́ẹ̀ yẹn bú wọn ní ah, ah, ah, ẹ̀dákun ẹ̀mọ́ dá lóhùn ẹ dákun subhanallah ah, ah subhanallah bí wọ́n ti wí nù ní. àlejòmọ́ nínú tó lóko fọ́nù. àlejòmọ́ nínú tó lóko fọ́nù. àbíkó tó lóko fọ́nù. a nǹkan dáa ǹjẹ́ àtọ́lá bùkún lára nǹkan mọ́ tọ́lá bùkún ń bẹ̀ nǹkan tá a bá ti náà tu rẹ̀ tá a fi ròyìn ẹ̀ pé Jamal àtúngbẹ̀dọ̀ bẹ́ẹ̀ kò sánú ń bẹ̀ mọ́ kàmáàlù yọlọ́ọ̀sì wọ́n ti bá kàmáàlù náà lọ kàmáàlù bí sùrà kàmáàlù bí bayan wà kàmáàlù fi ilim wà kàmáàlù fi iman wà kàmáàlù fi wilaya. kéèké gbogbo ẹni tó bì í kéèké gbogbo ẹni tó sá lórí ìdì kí wá gbogbo ẹni tó dì í lórí ìrù kí gbogbo ẹni tó rù lórí ìsọ̀ ọlọ́run ní kí bàbá ó sà á wọ́n yí sà nígbà tí yẹn bẹ̀rẹ̀ sí ọlọ́run látọdún mẹ́ẹ̀ẹ́dógún àbókéré jù lọ́ọ̀ lọ lọ́wọ́ sí wọn dáhùn pé tọmọ fún wa púpọ̀ náà pé wọ́n ní àjúbù tó zaman pé méèrí rí ni àwọn làwọn náà wò táwọn kọ́lọ́ ń jẹ́mi náà tó báyìí wọ́n sọ ń ta gbangba wọ́n sọ nù tíra wọ́n tún wá lọ ọ̀dọ̀ bàbá wa aṣèkò wa Haider tí wọ́n jẹ́ àfáàgbà nínú ọmọ bàbá wa yìí náà kò tí ì ju ọ̀sẹ̀ méjì lọ tí mo wálẹ̀ yìí kí wọn torí mi ẹ̀ mi tí wọ́n ṣe ránṣẹ́ sí wa lù gbẹ̀dẹ̀ wọ́n sì kó tíra ránṣẹ́ púpọ̀

àtàtí dánilọ́nà bàbá kọjá ń bẹ̀. ìdáni àwa dánilọ́nà bàbá kọjá ń bẹ̀. kàkàkà máa lò lóko ìmọ̀nà. láyé dàmà nìyà tó hó òkú bá mi. láyé jàmá nìyà tó hó lókè sànù. wàlálì mọ̀ bá sùn sàrànà. wàlálì mọ̀ bàbá yóò ti sùúrù ni wọn è gbin wọn è ó wọn è fọ àfi tó bá débi ọ̀rọ̀ lọ tí wàá bá dákẹ́ látàárọ̀ ọ̀hún ní sọ̀rọ̀ àmọ́ tó bá ti gbárùkù Kùránì mú ẹ à àmọ́ ah, tí ò gbin látàárọ̀ yìí halimu ni àmọ́ bá sùúrù ìjà tó bá fẹ́ jà zahara nù ọ̀pẹ̀ nítorí nílẹ̀ ẹni tó ní sùúrù tí ì bá yẹn jà àwọn ìbá kọlu ẹ̀rì pẹ́fẹ́ ìlélẹ̀ ni léèyàn kọlu bàbá yọ bẹ́ẹ̀ yìí lẹ̀ nígbà gbọ́dọ̀ bá dìjọ ní kọlu bàbá ẹ lọ béèrè tán bàbá wò láti wà jọ ń jẹ́ bẹ́ẹ̀ ń pín sí ní ìwà ìhàlí mọ̀ bá sòro. wọ́n fẹ̀yìn ń tọ̀hún lélẹ̀ àbíjú àránù kí àwọn máa bẹ lókè kó ń tọ̀hún máa lẹ̀lẹ̀ ẹ rí nígbà tá a ní halimu lè yẹta wá ní bá sòro zàránù ẹ mọ̀ kọ́lọ́ ní jà wọn. náà ti ìfìlẹ̀ wọn bẹ́ẹ̀ ní àánú àánú alàlẹ̀ òdáàtì olùlékè ní alàlẹ̀ òdáàtì lórí ọ̀tá ìlúwàgà tọ́ba débi pé àfìgàgbàgà àfẹ́ àfàyàkíyà pé ọ̀yẹ́jà jọ fà á. ní lẹ́yìn ìwájú ara ló ń tọ́ tán iná àtẹ́lára rẹ̀ bá a ti bí wọ́n ti ròyìn àwọn ẹni ọlọ́run nù bá a níjà ọlọ́run níjà ọlọ́run náà gbìjà àwọn títí wọ́n fi débi wọ́n dé yìí ọlọ́run náà padà lẹ́yìn náà ọlọ́run náà fi lọ́dọ̀ ọlọ́run balagal umra baligul umri qarrum rijalu kamithluhu bisinnihi haribanu. balagal umra ọlú ọdún tó lò láyé débi wọ́n lò dé nì kárọ̀ọ́ marijan jọlọpọ̀ ní kárù ń tó kọjá ninety years tó kọjá ọgọ́rùn ní jẹ́ kárù ó wọ́n di kọ̀jọ́ pọ̀jọ́ òun ni kárò. kárò hó. marijano. ẹ wá rí kárò ti bàbá wa marijano ni o kí ni kárò ti tàbánu àwọn kárò kan bẹ tàbánu ni yọ ma yàgbẹ́ ní tí wọ́n ma tutọ́ ní tí wọ́n ma tukẹ̀lẹ̀ tí wọ́n ma páàkì kó láàrin títì àwọn kárò ń tàbá nùnú. àmọ́ kárò ti bàbá wa màrìjáàlù ni kábùlù ni kálukú tó fẹ́ jí wọn wo ni nígbà tí yẹn tó ń dàgbà tí ń tún yá yìí sí ẹ mọ̀ pé àgbà màrìjánu àtọ̀dọ̀ ọlọ́run wà nù ni káà mẹ́sẹ̀ lónìí. bísí nìyí hariba nù. káà mẹ́sẹ̀ lónìí bísí nìyí mélòó mélòó ni irú bàbá bísí nìyí pẹ̀lú ọdún tí bàbá ní lérí wọn tó jẹ́ kàrìbá nù ni ahoro èèyàn ni ọ̀dà ahoro ńlá ká ìbú tó kú ọ̀dà ahoro lójú kò rí ọ̀dà ahoro létí ọ̀dà ahoro lẹ́yìn ọ̀dà ahoro lọ́wọ́ tí bàbá fi kú ní ọba tó ń gbọ́rọ̀ àbí nǹkan kan sí bàbá yìí subhanallah. subhanallah. alama alama nasa dinahu kur'ana alama nasa dinahu kur'anu torí alama nasa ọkọ àwọn èèyàn tó Hmm. Bàbá ní àrísàdá náà ṣàwáàzà ó ti bóyá náà. Àmọ́ kò pé àrísàdá náà ṣàwáàzà ó ti bóyá náà. Àrísàdá náà kọ́ bàbá àzọ ti bóyá náà. Gbogbo ọjọ́ ayé wọn, àrísàdá kọ́ máa wá zòwú ti bóyá náà ni gbogbo ọjọ́ ayé wọn wá zòwò àti tí bàbá ṣe àlàyé ni àwíyé ni àsọyé ni bàbá wa sọ́wọ́ adáàmú sọ fún wa pé àgbà ah, tí wọn bàbá wa Kàmáàlì bẹ̀rẹ̀ táyọ̀ àwọn ọmọ òwò wọn báyìí wọ́n ní kí wọ́n tó lọ wá sí wọn kọ́kọ́ bọ́ Ságódé wọ́n ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim a'udhu billahi minash shaitanir. قرآنا على جف àbíkún pé láwa ẹ̀ǹzálì náà bàbá yín sọ bẹ́ẹ̀ fún wa sí ádámù ló sọ bẹ́ẹ̀ fún wa wọ́n ní wọ́n yìí sí kéwúké pé àáfà pé nígbà tó ló ń bọ bàbá ṣe kàmá yìí wọ́n yìí sí kéwúké wọ́n yìí sì ṣe ara pípé bẹ̀rẹ̀ àti ká irú fàṣà àwòlélẹ́ yìí wọ̀ lọ́hùn kí wọ́n tó wá lọ́wọ́ àti wọ́n wá wí dáadáa wọ́n tọ̀ láfi sọ pé tìbúyánu ni wọ́n àti wọn. لو أنزلنا لو أنزلنا سبعية سبعيتان ولا ده ولا أجيب لو أنزلنا لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاسئا متصدعا من خشية الله وتلك الأمثال نديرها للناس لعلهم يتفكرون لو أنزلنا القرآن على جبل لرأيته خاشعا متصدئا من خشية الله وتلك الأمثال ندربها للناس الله أكبر لعلهم يتفكرون. يا ولد الله فلا فلا làwọn sọ wípé àrísà dálẹ́kọ̀ ọmọ wa ṣòfò tí mo yá àrísà dálẹ́kọ̀ ọmọ wa ṣòfò tí mo yá. Orí àsìkò ẹ ṣe kíákíá kábọ́sà bàbá rẹ̀. Àtẹ̀tẹ̀lẹ̀ adé ànájú rírí máa nà. Àtẹ̀tẹ̀lẹ̀ wọlé à bàbá wa ṣe Kamel ìgbà tí ìtàn ìmọ̀ ń ti ń bọ̀ bàbá ṣe Adam ló fi yé wa bẹ́ẹ̀. lọ́dọ̀ owó àwọn bàbá bàbá tó ti kọjá wọ́n ní bàbá wa ní ìṣẹ̀lẹ̀ bàbá bàbá wa jìrìjìs nígbà àkọ́kọ́ wípé a máa mú ọ̀rọ̀ kọ́ọ̀kẹ́ débi pé ńgbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ wàhálà nílẹ̀ lọ́nìí ṣùgbọ́n ńgbà tó tẹ́ yá sí bàbá adájọ́ àdábì dé rahimahullahu níbi tó dé làwọn bá tún kà mọ́lá rẹ̀ wọ́n gbé tíra tó ní fọ́tò bàbá wa tájú làdábì wa lò dé ibi tọ́lọ ni wọ́n lò dé wọ́n á rí pásìkò tó wọ́n wá kà dámà bàbá wa sẹ́wọ̀n kamal. wọ́n rà bá wọn wọ́n kà mọ́là wọn wọ́n rà ká wọn wọ́n sà ká wọn. lẹ́ẹ̀kan náà kánà kò ní wọ́n lò fún wọn. nǹkan náà wọ́n á pé lẹ́ẹ̀kan náà wọ́n ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ lẹ́ẹ̀kan náà ńgbà bàbá wa bẹ̀rẹ̀ ẹsẹ̀ jàdádà rẹ̀. جدد وجدد التاريخ وغير وجه التاريخ في التعليم والتربية باللغة العربية ثم جمع بين اللغة العربية واللغة الإنجليزية بدون بدون دراسته من أي أحد مو وادي قيدبو مو وادي كدبو سيما يقول واسق عدم يسابو سيتا wọ́n ní bàbá wa àwọn rí bàbá wa ní ìsàlẹ̀ àlùkùlọ̀hún ẹ bàbá wa ọ̀kókó wọ́n ní bàbá wa ọ̀kókó wọ́n ní òkè wọn kàwé nìkan wọ́n ní gbà tí bàbá wa ọ̀kókó wọ́n kàwé lẹ́kọ̀ọ́ wọ́n ní pé èdè ìbò pé bóò lè dè bó bó wọ́n máa ń fọ̀ ẹ pé tíṣà kan wá wọ́n sì pé tíṣà dé wọ́n ní gbọ́ ìwé wo ni bóò ni wọ́n kàwé náà ayẹ́kẹ́ náà sẹ́yìn lè kàwé bàbá ẹ̀yìn yẹ lè kàwé bàbá ni àá ṣé bí ìmọ̀ ni sẹ́fọ́lì kọ́ra ni jù lọ kọ́ mi wọ́n sàmà kọ́ mi ni irú ìwé wò lára bàbá wọn kó kúrò ní lọ́ọ́ rà wa tíṣà wa lọ́ọ́ ra wa ọ̀ra English ọ̀ra máàsì ọ̀ra gbogbo ọ̀ra bíi mẹ́rin bíi márùn ọ̀ra bàbá wa arọ̀gbọ̀kú wa ìyọba wọn kó kúrò arọ̀gbọ̀kú wọ́n fi ọwọ́ lé pílò wọn à ní kíṣà máa kà á lọ kí n tí wọ́n ní kíza máa kà lọ ó rí kíza ṣé kíza ni wọ́n náà rí kíza. ọlọ́mọba àbùkún bẹ gbogbo wọn ẹnu bàbá sí adamu láti ti mọ̀ ní ìyú ẹni tí ń yí lọ àwọn ẹtì àwọn àkókò sọ́sù wọn ni wọn ah, ra mú kejì wọn bá tó mọ yìí náà ní ọba kákákáká bàbá ọmọ wò báyìí mú ní ọba kákáká dè mọ́lẹ̀ lọ bàbá ọba kò sí abẹ́ pílò wọn bá sùn lé ngbọ bá dá ọjọ́ kejì ni wọ́n bá بيننا ولا أولى أمر بيننا إنسان ولا أولى أمر بيننا إنسان bàbá ọmọ àkókò ṣe bẹ́ẹ̀ lọ́ba máa wí nígbà tí ó dijọ́ tí wọ́n máa kàwé fún kíza ní kíza máa ka gbogbo ẹ̀ pátá bí wọ́n sì bẹ̀rẹ̀ sí kàwé ròyìn wọn ní bàbá ọmọ àkókò kàwé ti nígbà tí ó ṣe làwọn wò pé bókínà àwọn bàbá yìí ń ṣe kínní àwọn náà ó sì mọ̀wé láì ní tíṣà. sẹ́wọ̀n pé ẹni tó bá ti jẹ́ àyàní mọ̀háàkì asínijẹ sísínjẹ lèyàn fi lèyàn fi dóbi tí ń lọ wọ́n ní wọ́n ní wọ́n ní man tashabaha bi qawmin fahuwa minhum fatashabahu in lam takunu mislahum inna tashabuha bil rijali falahu. وتصبهوا إنهم تكونوا مثلهم إن تشابه بالرجال بلاهم tẹsáàbà wúlò iná ọba tiẹ̀ tó wọn máa ṣe bí èèyàn rí bá ara kó nǹkan bá wọn bí èèyàn gidi nísìn ẹ̀hẹ́n tẹsáàbà wù ẹ máa kọ́ àwọn tó bá ti lọ bí wọ́n bá ti ń sọ̀rọ̀ bí wọ́n bá ti ń rìn bí wọ́n bá ti ń hùwà ẹ má jẹ́ àṣetì wa lọ́tọ̀ ìlànà tẹ̀kùnú mi sí àwọn. bá a bá tiẹ̀ lè yẹn nẹ́bìlà tó wọ́n mọ́ ta tiẹ̀ lè gbà rẹ̀ tó wọ́n mọ́ ta lè sin lọ́run tó wọ́n mọ́. iná tàṣà àbò abẹ́rẹ́jà lè bàlá hàn. ìmọ̀ àwọn ìmọ̀ kọ́sẹ̀ pẹ̀lú máa kọ́sẹ̀ iná ni bàbá wa sẹ́ka ádámù náà èbó wo ni bàbá ò lè sọ àwọn náà ṣèwé àwọn náà sóyìnbó wọn bá ti títí irú táwọn náà ti gbé e nù bí wọ́n ti ṣe nù àwọn àwọn ń jẹ ní ìsín pẹ̀lú wà yìí o àwọn àwọn ń kọ́ sí sọ́nà tí wọ́n yìí náà ni àbọ́nà míì parí ẹ̀. ọ̀wọ́ ọlọ́run ọ̀wọ́ wà nánú bára kàrọ̀ bu àlàhùn máa ń bá nù. ẹ rawọ́ aláhùn rọ́ àhùn ọlọ́run dákun mọ́sàbá fúyẹ̀ ní bàbá ní sinmi bá a fún ẹ̀mí bàbá nísìnyí torí gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n bá lọ tán ẹ̀mí wọn máa kò lé níbi tẹ́mi wọn ó ti wá sinmi ni kí wọ́n rí i pé báwọn ti fẹ́ lọ́mọ ń ṣe báwọn ti fẹ́ ni jẹ̀mọ́ ń ṣe báwọn ti fẹ́ ni ilé kí wà báwọn ti fẹ́ ni ilé ìwé wà báwọn ti fẹ́ ni jami'a wà báwọn ti fẹ́ ni gbogbo fòró ansarul islam wà ọlọ́mọta ṣe bẹ́ẹ̀ máa fi wọn lọ́kàn balẹ̀ lójú ayé bá fi wọn lọ́kàn balẹ̀ lẹ́yìn wọn mọ́tẹ́yìn wọn rú ọlọ́run. ذاك رب له منان ذاك الرب له ọjọ́ sádà rọ́bù yẹn jáde àwọn alárúbí ó mú ọlọ́pàá pọ̀ ní ibà. ذاك الرب له منان. ọlọ́run ọba tí jẹ́ mànánù kọ́wọ́ sábà pàlùbáríkà sí wọlé. ọlọ́run ọba muhammadu ẹja máa mú nǹkan díẹ̀ káfíńsẹ̀ fàájì torí àwọn ọmọ kéwú tá ń tọ́ kéwú nílé kéwú lọ́dọ̀ àwọn àbá tí wọ́n kọ́ wa ní kéwú nílùú tí wọ́n ti kéwú tí wọ́n ti mọ̀ kéwú. ìtàkùn tá a rí gbọ́ náà ni wípé ọlọ́run ọba ó pín àwọn ànábì ó sì pín àwọn òjíṣẹ́ tí ń pè wọn lọ́dún lọ́dọọdún ẹgbẹ̀ẹgbẹ̀rún ọdún ní fi ń pè wọn àdínú àdínsì kan bẹ́ẹ̀ tí wọ́n he lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run nígbà tó wá pẹ́ títí kò fi ẹgbẹ̀rún ọdún pin wọ́n fọgọ́rùn ọdún pin. wọn ló ti di eré ọgọgọrùn ọdún ó ti kúrò ní àwọn ambiya wal ó ti di mujaddidun ọgọ́rùn ọdún wọn wá pé tó nǹkan náà a fa lóògbà kan títí títí Ọlọ́run bá tún ní gbé fẹlòmíì Ọlọ́run ní ó tún gbé bí ó yóò gbà pé ó mọ́ lọ́wọ́ kí ọ̀dà lọ́nà kí ni tí ń wí. Inna Allah ta'ala yab'athu bi kulli alfi sanatin nabiyyan. ọlọ́run máa gbà nábì kọ̀ọ̀kan dìde lé ẹ̀yìn ẹgbẹgbẹ̀rún ọdún kọ̀ọ̀kan. bí mu'jizatin karibatin wadihatin. pẹ̀lú àwọn ìmọ̀ tá a rírí tó sì tí mú nǹkan mọ́ tá a mú ti ṣètánì mọ́ lọ́rọ̀bù aláàmìdí nìyí kọ̀wé. láti fi gbé ogun ẹ̀sìn dìde láti fi fi ẹ̀sìn lọ́lẹ̀. wàzùhúrì sirati ilmọ̀ntẹ́kì. àti máa fi ọ̀nà ọlọ́run ọba tó tọ́pọ̀ àwọn láti fi lọ́lẹ̀ tí ó máa ṣe déédéé tàwọn tó ti kọjá. ويجوز أن يكون ما بين نبينا أكثر من ألف سنة. ọwọ́ ayẹ̀ká ikú ẹ̀ ń tẹ́ ń bẹ̀rẹ̀ àyà nẹ́bì síra wọn kọ́ máa ju ẹgbẹ̀rún ọdún kọ̀ọ̀kan lọ. àwọn àkọlù. ọba jẹ́ bàbá sí bàbá wo ìsábì eh, ànẹ́bì kan sí ànẹ́bì kan gbà mí á pẹ́ gbẹ̀rún àbí kó dín díẹ̀ àbí kó lé díẹ̀. wakana fi في ألف الأول آدم أبو البشر عليه السلام ẹni àkọ́kọ́ tí jẹ́ èèyàn tọ́lọ́n kọ́kọ́ gbé dé ádámà ni ó si lò ẹgbẹ̀rún ọdún láàrin ádámà sí anábìwá ìdírísù. ẹgbẹ̀rún dáhùn bẹ́ẹ̀. ọ̀bẹ̀rẹ̀ alìbẹ̀sáni ìdírísù alẹ́ ìsọ̀láàtú wà. láàrin da wàbí sálísì ibrahim aleyhi salam. láàrin ìdírísà sí ibrahim ẹgbẹ̀rún ọdún làwọn bẹ́ẹ̀. wàbí rábì musa aleyhi salam. ẹgbẹ̀rún ọdún kẹrin anabi musa dáhùn bẹ́ẹ̀ ọjáde bẹ́ẹ̀. wàbí lẹ́kọ̀ọ́ anabi suleiman aleyhi salam. ẹgbẹ̀rún ọdún kàrún sọ̀kankan anabi suleiman. Wàbí sọ́ọ́dí sí Ìsá lè ní ìgbà wọn lọ́wọ́ ó tẹ̀lẹ́dẹ̀ nàbí Ìsá kí ọlá kọ́ máa bá gbogbo wọn. Wàbí sọ́ọ́bí nàbí Yunà Mùhàmmadu sallallahu alaihi wa sallam. Láàrin nàbí Ìsá bá nàbí wa Mùhàmmad kò pé ẹgbẹ̀rún ọdún tán. Torí five seventy náà láríkà. Ṣùgbọ́n ànábì wa Muhammadu, òun la fi ṣàkórí ẹgbẹ̀rún ọdún keje nígbà tá a sí gbogbo ibi tó ti dín ibi tó ti lé ń padà ń pín ẹgbẹ̀rún ọdún keje tí anabi adama dórí ilẹ̀ tó lè fi jíṣẹ́ ọlọ́run tí ń yarí pé gbogbo ọdún tí ń bẹ lórí ilẹ̀ yìí mílíọ̀dún ádámà ẹgbẹ̀rún ọdún keje lànàbì dé gbogbo tó ṣẹlẹ̀ ànàbì sẹ́ni ní jẹ́ kẹjọ kéèpé kẹjọ tán ìyẹn ní fi ń jẹ́ pé wàá bá wà wò wò tàfẹ́ mú wa àṣìjáde ń bẹ̀ ẹ rí i pé njọ́tà náà Muhammad dé iná lọ́jọ́ ayé lóde asilu lóde ìrọ̀lẹ́ nígbà tá Nabi Adam mẹ́mbẹ́ ní jẹ́ fájúrò dùn nìyí àárọ̀ nù ayé ńlá làáfíà ńjọ náà eegun rẹ̀ le ipa ńlẹ̀ ńbẹ lára ayé ńjọ náà ní ọjọ́ gbogbo àwọn tí ń lọ ayé ńjọ náà wọ́n lágbára jù wá lọ wọ́n lẹ́ra aka jù wá lọ wọ́n lálàáfíà jù wá lọ wọ́n lóye jù wá lọ ẹ̀mí wọn sì gùn ju tiwa lọ. ni wọ́n gùn ju ti a lọ ṣùgbọ́n wà tó di ayé ànábì nuha táyà ayé ànábì idirisa ó ti di zuhuru dùnìyé ó ti di duha dùnìyé duha ìyálẹ̀ táyé mu wà tó di ayé ànábì ibrahima aleyhi salatu wa salamu sa ànábì suleimana ó ti di zuhuru dùnìyà látàrí suleimana wá sọ̀kalẹ̀ sẹ́ni muhammadu ẹ̀sẹ̀ni ànábì isa. iná ní zuhuri tán lílé anábìwá muhammad asulubi lọ́lọ́run fi sọ pé wàlà asiri a'udhu billahi minash shaytanir rajim بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر والأصر إن الإنسان لفي خسر الوالي أيه أما يوم الصبح تبدي ولي أيه ìlànà sọ̀rọ̀ tó bá di ìrọ̀lẹ́ ayé ó ti jẹ́ pé ànábì tí ọba bá jẹ́ pé ayé gangan ti di asiru asiru ayé la sọ suratul asiri fana bahama njẹ́ tó sì ti dé wọn ìdá tamma ti pé lábùkù rẹ̀ bẹ̀rẹ̀ njẹ́ tí ayé pé tẹ̀sìn pé tí gbogbo ẹ̀ dójú ẹ̀ lágbé muhammad dé tó ti lọ orí ti orí ti orí ti orí ti ń orí ti ń إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر والعفو إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات wọ́n tà á sọ bí sọ́bọ̀rì. ẹ wọ wàhálà tí wọn wá sí òkà máa lè ṣe ẹ wọ ìdí gbogbo àwọn baba ńlá ńlá ńlẹ yìí tí wọn ṣe ẹ wọ bí wàá ṣe ti pọ̀ tó ẹwọ bọ màtá ti wá ló ti tó lékún sí ẹ wọ bí wàhálà àdìlé kéwù ti pọ̀ tó ẹwọ táwọn àfáwọn àyà nísìn. tẹ́lẹ̀ pé fàfáàdù ta àríléèwé bọ́lọ̀ fẹ́ àríléèkí ìgbà tá àríléèké ò tó nǹkan anọ́dá wíìrì bí ibà ṣe ilà sọ́ọ̀lì húnà wà hún kọ́lílù wọ́n kọ́lílù mà ó. ìyá àlọ́fà ń gbà táwọn bàbá wa yóò fi wá lọ nísìnyí wọ́n sàdákẹ́ wọ́n sàwòrán jà á wọ́n bá tún gbọ́dọ̀ dídùn kan wọ́n á tún gbọ́dọ̀ dídùn kan torí pé asinu la wà. bẹ́ẹ̀ yẹn bá kú ọ̀lọ́ ọmọ ogún ọdún ọmọ ogún ọdún ní iná ní jẹ́ sọ̀báwò rẹ̀ sọ̀báwò lè nsàn tó lè bẹ́ bí jí bẹ́ mọ́ tó lè fò bí jí fò mọ́ tó lè gun bẹ́ẹ̀dì bí jí gun bẹ́ẹ̀dì mọ́ tó lè dápara bí jí dábọ́ bá da yóò dá lẹ́yìn yóò fèsè èèyàn afurako tọkatọ wa pé seventy eighty ayé fún rẹ̀ ti gbó kódà àwọn kèfèrí ayé tòní náà ti wọn ò dàbí kèfèrí ìdíje ta mọ́ eégún di yẹ̀yẹ́ torí àti wàlẹ́ àsìrì ti bẹ́ eégún náà wàlẹ́ àsìrì náà bá gun nu wàlẹ́ àsìrì bá Ṣàngó wàlẹ́ àsìrì bá wo wọ́n ń sáwọ́ kan lágége ń jẹ̀dá tèmi gbọ́ tí wọ́n ń pè tí wọ́n wá ń pè mọ́ wò ó mọ́ wò ó ah, gbogbo alẹ́ là ń wò yìí ẹ̀rí pé wọ́n yàtí náà bá wo. wọ́n lábẹ́rẹ̀. ayé ni ń gbó fún ẹ. ìnáli ìsáàlà lábẹ́ ó fẹ́rẹ́. ọba tó wá láyé tó dáyé ọ̀hún lọ́wọ́ aṣọ ló tún ṣépè láyé àtàwọn tá gbogbo ẹni tí mẹ́ńbẹ̀ ń ṣòfò ìlàlẹ́mìnà àmàlú. àbá tó bá gbọ́lọ̀ ń gbọ́ dáadáa tó ní ìmánì bí tàwọn bàbá wa ìtí ọ̀ka yékú. wọ́n mi ló fọ́ọ̀rọ̀ bá wa. tí wọ́n sì ṣiṣẹ́ rẹ̀ láàrin ẹbí tí wọ́n ṣiṣẹ́ rẹ̀ láàrin ìlú tí wọ́n ṣiṣẹ́ rẹ̀ láàrin láàrin jàmá. wọ́n tà wá sọ bẹ̀rẹ̀. wọ́n tà wá sọ bẹ̀rẹ̀. sọ́bọ̀rù. ní sóra yìí a rí i pé يعني والعصر إن الإنسان لا في خسر مبو أنتين جسا أبي النبي أقول قوين ينسى سباما النبي بلوتا إلا الذين آمنوا بأبو بكر وعملوا الصالحات بسيدنا عمر وتواصوا بالحق بسيدنا عثمان وتواصوا بالصبر بسيدنا علي ولا أي بابا لا تري بابا أليفا أما إلى سيما كيوني إن لم يعوينكم tí àwọn ẹni ọlọ́run bá lọ báyìí ilẹ̀ máa ń mì ní kò sí gbọdọ̀ máa ń mì nítorí wípé bí ọba mi kò sí kàrámọ̀ tọ̀ wọ́n hàn. tóun bá lè léèrè kú òun lé táwọn àpépà láì ní ọ̀dọ̀ ti lọ àmọ́ pé ẹ̀sìn lé bàbá yẹ̀yẹ́ nù. bàbá ló wá kú òun sọ pé oúnjẹ ti kú òun kọ́dẹ̀ nìkan pé ẹ̀sìn lé. a ẹ mọ̀ pé ẹ̀sìn lé ó ń nù. kọ́dà wọ́n sì kàn kí n bá yín sáwàdà kí n máa fọ́ra yín ní wàá mọ̀ pé ni a ọlọ́njà kì á mọ̀ tètè yá lọ́yẹ kí bàbá wọn wí. wọ́n gbọ́dọ̀ mọ̀ pé ní tọrọ kó bá amẹ́ríkà sí kọ́ lọ́njọ́ ọmọ bẹ́ẹ̀. sàrà àmà àwọn bàbá wọn ló bu àyà náà máa máa náà wa. ẹ German ẹ tó yẹ pé àwọn gangan làdísì àwọn gangan ni kùránì torí wọn sọ alfa nana isa ti bóde lè ra ọkàn mi mo là ń lọ olóhùn lọ́jà àá yáàdì ni mo ti rí nu àmọ́ pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run nídàá bàbá dààmú gbogbo ẹni bàbá ọlọ́run nídàá yìí dààmú. ńgọ́jẹ́ ń lọ bẹ̀ tààrà nípa ẹ̀rọ ọlọ́run níjẹ́ fìtínà ṣètánì ti gọ ìmọ̀ owó yẹn rẹ̀ ẹ̀yìn bàbá yín gbádùn báwọn tó ẹ̀yìn ló tún gbádùn èmi a máa sọ fáwọn yòókù mi pé ẹja wò ẹni tí o fẹ́ kí bàbá owó yìí ṣe ṣètánì ni òun ò sì fara pamọ́ ó dágbére fẹ́ni bọ̀dì pé ádámọ̀ ni <laughs> ọmọ wọn ni wọn tẹríba fún ọ wá ọkọ ọmọ rẹ tí ó bọ̀ lọ́wọ́ wa kọlọ́run dákun gbogbo bá ṣètánì o ti wọ́n dá mọ́jọ ọ̀rá yìí láàyè mọ́jọ ọ̀rá yìí nù léyìí mọ́jọ ọ̀rá yìí nù jọ yìí ọlá wàhálà tí bàbá yìí ṣe lórí ọmọ ọlọ́mọ ọlá ọlọ́lá ilaha illallah gbogbo ohun tí ọba sọ rẹ̀ dàbí ọkọ̀ ọlọ́run mọ́jọ ọláyè ń bẹ̀ ọlọ́kùn fọyọkùn wọ́lá àṣẹr wọ́lá àṣẹr gbogbo olè kéwú ẹ̀ta jí ìnàlẹ́ wọ́lá àṣẹr gbogbo olè wíìrì ẹ̀ta jí wọ́lá àṣẹr gbogbo oníwàṣẹ ẹ̀ta jí wọ́lá àṣẹ gbogbo oníṣúfẹ́ ẹ̀ta jí gbogbo jẹ̀mọ́ ìsìlámù kọ̀ọ̀kan ẹ̀ta jí ìnàlẹ́ ìsàn lábẹ́ ìhòsèrè ìlàlábì ní àmàlù وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر jọba bí ẹ bá wo tọwọ́ tí ń bẹ láyé lẹ́nìí ní ìròyìn nípa pé ó jì sẹ́gbẹ̀ẹ́ kan gbà tó ni olówó yìí ibi tá tètè á ní gbà lọ gbogbo àwọn ọlọ́mọ kí ó ń sìnkú ní tí kálukú ń sùúrù náà làwọn bàbá yìí ṣe tí wọ́n fi sí rábà yìí wọ́n jìyà ìyà jẹ wọ́n wọ́n kà dánwò àdánwò kàn wọ́n ẹ wá ohun tó lọ ní dáná tó dáná lọ́nà àmàlú àmì ló sọ̀rọ̀ ha wọ́n tọ́ sọ̀rọ̀ bẹ̀rẹ̀ ha kí wọ́n tọ́ wa sọ̀rọ̀ bẹ̀rẹ̀ sọ̀rọ̀. wọ́n á bèrè iná lè sànà lẹ́bẹ̀ kùsì iná lẹ́bẹ̀ náà mẹ́nu wàá mẹ́nu sọ̀rọ̀ وتواصوا بالحق وتواصوا بالصبر ẹwọn nǹkan tí bàbá wa yìí náà rí lẹ́yìn nígbà wọn bẹ̀rẹ̀ dá wa ẹwọn tójú wọn kàn ah irú kéwòn lọ fẹ́ gbé wáyé ẹwọn bí àdánwò ti wá lọ́tún lọ́sì wọ́n sì dúró pẹ̀lú ọlọ́run pẹ̀lú tí bàbá àwọn àfa wọn ni máa ṣe ẹ jẹ́ àlọ́ òdó lórí ní táwọn àfa wọn ni wọ́n máa ṣe ẹ jẹ́ àdó wa ti máa tí kan tó wá wá àdìsí náà ń sọ fún wa nípa wípé ọ̀rọ̀ asiri yìí náà ni tọparí sí asiri yìí anabi bá wọn sọ̀rọ̀ níjọ́ náà títí títí látàárọ̀ fá ìrọ̀lẹ́ sì fi dé ọ̀rọ̀ tá anabi wọn ń sọ ni ẹ máa gbọ́ ìjọba. أنا أبي سعيد الخدري أدرى أبو سعيد الخدري رضي الله kan. ó sì bẹ̀rẹ̀ sí bá wa sọ̀rọ̀ títí títí títí títí tí. máa dára ilẹ̀ mọ́kànlélẹ́ bẹ́ẹ̀ ni ṣe ń sí. lẹ́yìn àlàáfàlì ní ti ń bá wa sọ̀rọ̀ pé ẹ gbọ́ o ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí ń ba gbogbo sàbẹ̀ sọ̀rọ̀ ilé amọ̀gá ìrì bá ní sọ́mùsì ó fi dìgbà tó òun fẹ́ fẹnu kóra wọn tí ó wọ̀ báyìí. kọ̀fífọ̀

fọkọ́lẹ̀. ẹ̀yìn sọ́ba yìí pé. alẹ́. ẹ̀kọ́ gbogbo jẹ̀mọ́ àmà lọ́rin. iná tó. àlá ẹ̀kọ́ owó jẹ̀mọ́ olólùfẹ́ lọ́rin. alẹ́. alá gbogbo ìtẹ̀wágbọ̀n àti àtẹ̀jọ́ máa gbọ́ lọ́la tèmi náà. pàtàkì. iná dúnìyà. ayé tẹ̀lé jẹ̀mọ́ wa. kọ́dọ̀rọ̀ tó kọ̀lọ́wọ́ tó. ìtò fáyìn lójú ni hálọ̀ àtúntò dùn rẹ̀ yẹn tá a bá ní àmọ̀ yẹ̀ wò àmọ̀ ilé tó dáa àmọ̀ rí mọ́tò tó dáa àmọ̀ aráṣọ tó dáa tó lè múni gbàgbé ọlọ́run tó sì lè múni gbàgbé ọ̀nà àwọn ẹni ọlọ́run. wọn iná wa ọmọ tó nípa fún fi hàn. ọlọ́run ní ànábì ní ọlọ́run ló fi wá rólé àwọn tó kọjá. bàbá aṣọ gàmọ́ náà tó lọ́nu o ọlọ́run ló gbé wa kalẹ̀ musa alifa kan fi hàn ó fi wá ṣe àlífà àwọn tó kọjá lọ gbogbo aná làlífà gbogbo ẹni ní babaláyé tí bàbá yẹn ti lọ òun náà dà àlífà lé bàbá rẹ̀ náà mọ̀ ọ̀tán. kò sí kò sí gbìyànjú báyàn dùn kọ́lá bọ́ọ̀mù mẹ́wàá bàbá rẹ bá bí àlífà mẹ́wàá lónìí o abẹ́ni jẹ́ wàá sàlífà òdodo lọ́lọ́wọ́ àyàn fúnra rẹ̀ olùwà tó sọnù sóra àbí kò wọ́n lẹ́rí yá lẹ́kọ́ kọ́lọ́fà àlárìdì àbí wọ́n lẹ́rí yá lẹ́kọ́ ẹ̀fà méjì lọ́wọ́ ní kùránì wọ́n fọ́ọ̀kà liyabluwakum fi ma ataakum inna Allaha sari'ul iqabi wa innahu لغفور رحيم والذي جعلكم خلفاء الأرض مش جنان يكي والذي جعلكم خلفاء الأرض تابعت لرينا كلمة كان نصورة كم بكم tába tún rí láfùsù mi ń bò mí àjáza olùkọ́ra òṣàbà àwọn kọ́ra ò méjèèjì ni wọ́n fara máa ń pé ká sí é ní kẹrà méjèèjì alọ yàtọ̀ wọn sì yìn káyà tì yín sọ̀rọ̀. wọ́n ìjà àlàkùn kàlà ifá àrídì wọ́n lẹ́rí ìjà àlàkùn kólàfà àrídì. wọ́n àbádọ́kùn fọ́kàbádé ń darajẹ́ ليبلوكم فيما آتاكم إن ربك سريع العقاب أيوة وبي أيوة الله لغفور رحيم أي بابا أنا سواسي فوين أي غغاني واسي هو الذي جعلكم خلائف الأرض أتدي أليفا نانوني أتدي خلائف ẹni di lekewu lọ́wọ́ khalifa ni ẹni di jama lọ́wọ́ khalifa ni ẹni tá aran lọ bìkan khalifa ni bí aran lọ ẹni tí ń lọ tí ń bọ̀ tí ń mójútó lé khalifa ni bí mi mójútó lé ẹni tí ń ma yọ ọmọ kéwù khalifa ni bí mi ma yọ ọmọ kéwù gbogbo wa ni kàlá àyífà là árédì. wàrà fa bàdàkùn fọkàn bá dé ìdàrájà. ẹ̀yin bàbá wa ẹwọ̀ tán òṣèwọ́jú ẹ̀wọ̀ ẹ̀yìn ẹ mẹ́jẹ̀ á dá ẹ mọ̀ pa wálé kún ní í pa yín lẹ́kún ẹnìkan lákọ̀ọ́kọ́ pèlé ní ká tó pé yìí kò ṣeé ṣe kí gbogbo ọmọ jẹ́ nílẹ̀ kan náà abẹ́ rí bẹ́ẹ̀ ẹ̀yin lẹ kọ́ wa bẹ́ẹ̀. lè abúlé àkóhùn fi ìmọ̀ àbákọ́. bẹ́ẹ̀ ló ti dágbére fìtínà fún wa òun ló dá wa ó ti dágbére pé òun dá wàhálà alẹ́ fún yín ọlọ́run ni kódà ṣètánì kọ́ tani jẹ́ ṣètánì lọ́dọ̀ ọlọ́run. a bá ń pa ṣètánì lé ní sáwà yìí ta ló rán ṣe òun ni ibi tó bá sì dùn ní fẹ́ dàrú ṣé sábìsì láwọn awakì nísìnyí àbí àyà kùránì láwọn awakì àmọ́ tó bá ṣe tán tó fẹ́ dà nǹkan rú àyà òun gangan láàfin ṣe irinṣẹ́ pé ń ọ̀gbà àdìsí náà láàfin ṣe irinṣẹ́ pé sáà òun tiẹ̀ ni tọ́wọ́ bá pé àdìsí Buhari èmi ò sì mú ti mùsùlùmí wa nítorí sì ni a lò sí ká sì lò sí a sì pé ta ní òbí wa. ní ẹ̀bùn ló wà ọ̀hún fíìmà àtàkùn. owó tó sẹ́ni kọ̀ọ̀kan wa wọ́n fẹ́ dán wa wò eré yọ̀ ta ka nákàlí eré yọ̀ ta ka owó eré yọ̀ ta ka náwó eré yọ̀ ma ta ka bàlágà eré yọ̀ ma ta ka mọ́gbó ìbò eré yọ̀ ma ta ka mọ́gbó ọmọ gbogbo ẹ̀ pọ̀. líyàbẹ̀lúwàkùn fíìmà àtàkùn. àmọ́ kí ló fi ṣẹlẹ̀ káàfin ma ẹni tí jẹ́ ọmọ ọkọ àtọ́mọ àlè ọmọ ọkọ dúró pé anífẹ́ gbogbo kí ni yóò ní bàjẹ́ rárá o kọ́dà bẹ́ẹ̀ ni máa gbálẹ̀ ilẹ̀ ní máa gbá kọ́dà bẹ́ẹ̀ bá lè máa sílẹ̀kùn lóòótọ́ èmi lèmi èmi lèmi dúró lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún bàbá àmọ́ ńgbà tí wọ́n ti lọ yìí bẹ́ẹ̀ bá lẹ́lẹ́kọ̀ọ́ gba alẹ́ kéwù ni kí n máa lọ sí ni wọ́n máa lọ sí ẹ̀ sì mọ̀ pé mo ṣe iṣẹ́ òun dáa kò ní í pé àfi dandan kí ẹ gbé mi síbi tí mo wà bàláwù kan nù bàláwù kan ní kí n máa pè à ẹ̀yin náà mọ̀ pé nu owó yín tá a mọ náà wù tó mi tá a mọ sọ́ọ́rù tó mi nígbà tí ń ṣe wàhálà yìí bọ̀ ta kò sí ká abáyà dàrú ni bàláwù kan ni kọ́lọ̀ wọ́n fọ́ ọ dàrú bàláwù kan ni kọ́lọ̀ wọ́n fọ́ ọ tò ọlọ́mọsà fún àtò mọ́jọ́ dàrú. inna rabbaka sari'ul iqab. innahu ghafurur rahim. ọlọ́mọ bíi ẹ̀jẹ̀ wá lẹ́yìn bàbá wa ọlọ́mọ dàrá làwọn bàbá wa gbogbo ntọ́lọ́mọ bá fẹ́ fi dààmú èèyàn ọlọ́run abùnyàn lẹ́bùn ibùnyàn kéwù mọ́ abùnyàn níwèé lóògùn mọ́ ọlọ́run bá fẹ́ fi dààmú ẹ̀ náà bá rí pé kò sẹ́yìn nìkan máa ní ọba máa ṣe tiẹ̀ lọ ọlọ́run dákun mọ́ gbàdánwò náà sẹ́yìn bàbá wa la a ti mọ̀ yín ní bàbá dáadáa bàbá ẹ tó bàbá níbi kíbi bàbá sì mọ̀ pé ẹ ti tó bàbá káwọn tó lọ àmọ́ tí kódà ń bá ní tí yìí gé tiẹ̀ lẹ́nu ọlọ́mọdé ọkàn yín bàbá báwo la ti ní kó sànú òwú àwọn ọmọ yín náà parí àdízì. wọ́n wọ́n lànà bí sọ títí látẹ̀yẹ àyílá ó sì sọ títí dé àlásàrì òun sì fẹ́ wọ̀ báyìí. ibi ọlọ́run ló fi yín nàfẹ́ ilé ṣe bẹ̀ o ẹ̀yin lọ́kàn o. fanẹ́sì lọ́n ká ifá ta àmà ló wọ́n. àmọ́ wa òbí kó o ti ṣe àmọ́ wẹ ẹni tí ó gbé fìlà àmọ́ wẹ ẹni tí ó gbé borùn ẹni tí ó gbé bàtà ẹni tí ó sàmà ẹ̀bọ ẹni tí ó máa wí pé báyìí ni wọ́n wí báyìí ni wọ́n wí ìsìn ẹlòmíràn wá wá bàtà tí ì ètò tá a ti ṣe tán pé wá dàárọ̀ la á bẹ̀rẹ̀ àsàlátù àwọn jàmáà ń bọ̀ lọ́la á pàdé wọn láago mẹ́jọ mẹ́jọ ọjọ́ aago mẹ́jọ lọ a sì túká ní wọn bá gbé fìlà lóòrù tí lè mọ́ ní wọn bá pé lágbájá sì lè mọ́ dáago fún wa tó ti bẹ̀rẹ̀ nísìnyí náà ó ti bẹ̀rẹ̀ náà nù ẹ kíyèsí bí ti ń dáago ẹ kíyèsí ọfẹ dàrú ọlọmọṣẹ dàrú o. alá alá alábìnrin wọ́n tẹ̀kùn dúníà. ẹ̀tẹ̀rù ayé àtàwọn tí ń bẹ nú ayé àwọn ní dànkánrú. wọ́n tẹ̀kùn nìṣá. alábẹ̀rù àwọn obìnrin. alábàtí tọ́ka fún wọn lẹ́tọ̀ọ́ tiwọn. ànábì ló wúrẹ́ o ànábì ló wúrẹ́ o. alẹ́. àlà ànábì ní kéré o ẹ tají o. ìnàbà ní àwọn alátọ̀bàtọ̀ ti ṣẹ́ta. ànábì ní ẹgbọ́n ọlọ́run ọ̀dà àdọ́gba ẹnìkan lè bínú ẹnìkan sì ní sùúrù ẹnìkan sì lè rẹ́rìn ẹ̀rín la dáma ẹ wàá ṣe bí ń fi yín ṣe èyẹ ní rárá àdámọ̀ bí ọba sì rẹ́rìn wọn ò sí mọ̀ pé wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá lè lómi náà kaba yìí fèsì rẹ̀ ọmọ rẹ́rìn ni inú rẹ̀ ò sì dùn wọ́n lọ́n ti dáa ni bẹ́ẹ̀ bá sì wọ lómi náà kan fèsì tiẹ̀ bí ẹni pé gbogbo ayé ní ń ni inú rẹ̀ ò sì bàjẹ́ ẹ jẹ́ àmọ̀ láàrin ara wa pé ah, ọlọ́run ọ̀dà wa dọ́gba fàmílì ọmọ yóò lọ́dún mọ́mìnà. mọ́mìnà ńlá bísí bísí bàbá ṣe wà kàmáàlú díìnì rahimahullahu. wọ́n yára yà mọ́mìnà. bàbá ṣe kà ádámà yóò sì ṣe ẹ̀mí ìmánì láyé. wọ́n yẹ mú tu mọ́mìnà. yóò sì kú sínú ìmánì náà ọlọ́mọdé àti tiwa náà bẹ́ẹ̀ o. àwọn ti ṣíra nísìn. bàbá ṣe ádámà ló bẹ́ẹ̀ bàbá ṣe kàmáàlú ló bẹ́ẹ̀. wúlídà mọ́mìnà wọ́n yára yà mọ́mìnà wọ́n yẹ mú tu mọ́mìnà wọ́n bí wọn sí mọ́mìnì wọ́n sì ti ayé wọn ní mọ́mìnì wọ́n máa ta mọ́mìnà. àwọn alókùn mẹ́ o ọlọ́mọdé akú sí kèfèrí nítorí owó mọ́jà akú kèfèrí nítorí ayé mọ́jà akú kèfèrí ní kálukú ní tí kálukú ń gbà yóò yéèyàn mọ́ ọ̀kan nù. àlẹ́ gbọ́. lọ́gà dọ́bà. wa. jẹ̀mọ́ tuntun kọ́dọ̀ fi kọ́ òkúná kan ni ọlọ́run ló innal ghadaba jamratun ogun náà kan ní tọ́kẹ̀ yìí tí ń bẹ lára ọmọ gbogbo ọmọ ádámà. alam tara. ẹyin ẹyin làákà yìí. ila jamrati aynayn. táwa wò nínú nínú sáyẹ́nsì ní sẹ́yà rí i pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ilmu nafsi nìyẹn nínú àdìsí o ilmu nafsi lọ́wọ́ ẹ̀rọ gbàdúrà pé àwọn kan lọ́sẹ̀ gbé sáyẹ́nsì dé nísìn anabi ń bá wa sọ̀rọ̀ ti wọnú ilmu nafsi gbogbo àwọn tẹ́lifíyà ó ti mọ̀ pé ọ̀rọ̀ tọ̀bíyà ọ̀rọ̀ nature ní sọ yẹn gbogbo àwa tọ́lọ̀ ń dá pátápátá náà lọ́dá ìbínú mọ́ wa ìbínú náà dà gẹ́gẹ́ bí ògùn náà tí máa kẹ́yìn tí máa kẹ́yìn. wọ́n ti fẹ́ àwọn ọ̀dájú yìí. wọ́n wá tí ògùn náà bínú bá ti dìde lọ́hùn níbi tí ẹ ti mọ̀ pé èèyàn ń bínú bí ẹyin jù ẹ̀ lẹ́tì mọ̀. wọ́n ti fa àwọn ọ̀dájú yìí. ẹ ti rí i pé inú kọjá pé ká sọrùn ní ọmọ ràn àbí ká sin ní ọmọ ràn àbíkọ́ yẹ pé tè ní ọmọ ọgbọ̀n àbínú ní ọmọ ní ọmọ ooru nítorí pé ìbínú ti dìde kí ni ó ṣẹlẹ̀. wọ́n wọ́n jẹ́ dábí bẹ́ẹ̀lì kàṣẹ́ yá. ẹni bá nílò ẹ̀ la nínú wa. fọlá arúgbó la arúgbó. ọmọ ilẹ̀ ni ọmọ ilẹ̀ ni kí ló gbà lérò mẹ́wọ̀n. ọ̀rọ̀ jinlẹ̀ àwọn onímọ̀ ni fọlá arúgbó la arúgbó. ìyẹn ni pé irú ẹni bẹ́ẹ̀ ò tí ì kú ọlọ́mọ ilẹ̀ ẹlẹ́ kẹ̀tì ìdí ọmọ sánmà. ọmọ ilẹ̀ náà sùtì hadrati náà sùtì lọ́wọ́ àpótí ìbọ́sẹ̀ kò tí ì bọ́ sí adírẹ́tì mọ́làkúùtì ká tó wá pé wọ́n á dé adírẹ́tì láhùtì kọ́ wá parí sí adírẹ́tì háhùtì ọ̀dọ̀ yẹn àfa wa adírẹ́tì náṣútì ìwà òpùrọ̀ ìwà bínú ìwà jàmbá ìwà pàdàrú nẹ́nu ni adírẹ́tì náṣútì ìwà tí sì máa hù ní kò tí falẹ̀ ardu la ardu ọmọ alẹ̀ ni ọmọ alẹ̀ ni kì í dọ́mọ sánmà gbogbo ẹni bá bínú nù wa tó náà sì bínú wù tó náà ní tán falẹ̀ ardu la ardu ọmọ alẹ̀ ni kì í dọ́mọ sánmà àwọn banul ardi àwọn ni àwọn àwọn jinnu àwọn sayatin àwọn banu sama ẹni malaika àti arwa tí wọn bí wọn nú tá a bá ṣe sùúrù fasama ò fasama àmọ́ tí bí wọn nú tá bínú pa nígbà fal ardu la ard màá nẹ́nu nso. ala ala ẹsẹ̀ máa sọ yín jama wa. iná kan wà rìjálì. iná kan wà rìjálì. ẹni tó fi dájú láàrin jama láàrin ọmọ èèyàn láyé máa ń ká nàbà sí àlọ́gọ́dọ́ bì. ẹni tí pẹ́ kó tó bínú ẹ bí nínú bí nínú ní àkọsọ́rọ̀ ń bẹ̀ ẹ máa wo ní wí pẹ̀lú gbèsè ayé bàbá wa ẹ má bínú ẹ má tiẹ̀ pẹ́ gbọ́n kankan ẹ má pẹ́ gbọ́n bàbá àgbà wọn wá kí wọn tá a ti ọ̀gá alábi tí wọ́n tá a tún wọn lọ bá a tún tá a wá ìwòsàn lọ bàbá wa náà bàbá wa sí ọ̀bẹ̀rẹ̀ ayé nìwà wọ́n tún ra àwọn àfa àwa gbogbo àwọn ẹlẹgbẹ́ mi náà wọ́n tún ra ńgbà tí bàbá lọ tán wọ́n tún ra àwọn kan wá bí ẹ̀ máa rùn èmi náà wá dé mo wá kí wọn ah mo ní àfàdá tabarakallahu fika ẹ bá mi sàmí. àmín. àti wá dákẹ́ tó bá sàmí nù. àmín. àwọn mi náà bàbá mi náà jòkó yìí. àmín. wọ́n ní ha wọ́n ti ń ṣe yìí dáa àti bí àfa habibu ti ń ṣe àti gbogbo àwọn yòókù yìí náà mo ti dánú inú mi máa bàjẹ́ tí n bá rántí pé àwọn èèyàn sì sọ wọ́n sì lọ àwọn èèyàn sì lọ purọ́ mú mi lọ́dọ̀ Sheikh Adam àwọn èèyàn sì bá àárín mi pẹ̀lú Sheikh Adam jẹ́ ah àbúrò mi dáadáa ẹni ọlọ́run Sheikh Adam afa dáadáa àwọn táwọn abẹ tó méjìlá gbogbo wa rúwà ah, ọlọ́run sì bá wọn wífá ó sì tún ṣe mí láàánú bí bàbá ti wí nù bẹ́ẹ̀ ti ṣe iná ni ẹ máa ṣe o àwọn ti lọ nísìnyí bá a bá purọ́ mọ́ wọn bá a sì sódódó wọn ti lọ ọkùn sọ àwọn náà ẹnìtẹ́ máa ń bínú kó bínú wọn níwọ̀n ẹni wọn bá fẹ́ yọnu kó yọnu fi tún nǹkan ṣe bá a tún ṣe bá a bàjẹ́ àpàdé lọ́jọ́ mankana bàtẹ alọgàdọbì. ẹni bá lè pẹ́ ẹni tí bá pẹ́ ó tó bínú. sẹ́rẹ́ àrọ̀dọ́. ọ̀pẹ̀ tó fi wọ́n bínú bínú kọ̀kọ́ á ṣèṣe kọ́ mọ̀ bínú pé èèyàn ni àmọ́ bí ọba ti wá ayé tó bá ti ló ti tó sẹ́rí àrídọ̀ yóò lè ṣe parí náà ó ti parí nù. fàyínkáná bàtẹ alọgàdọbì. èèyàn rere léyìn wọn wá fi òkìǹkì bẹ́ẹ̀ ni tó sápá wọn bẹ̀ sí ni pé fàṣàmà ó sàmà ó ti dára sánmà ó ti bọ́ sí hadrati malakuti n lọ adirẹ́tì lahuti tí ó forí sọlẹ̀ sí adirẹ́tì hahuti lọ́dọ̀ àwọn tí ọyàn sọ̀rọ̀. fàyín kí wọn bá pé àlàgàdo bí wọn jẹ pé n tó pẹ́ sí pẹ́ kó tó bínú ló ń tọ̀ ọ́n. bá pé ọ̀rọ̀dọ́. kí wọn pẹ́ kó tó yọnu ẹlòmíì pẹ́ kó tó bínú bẹ́ẹ̀ bí nínú kò ní bínú àmọ́ tó bá bínú kò sẹ́ni ó lè bẹ̀ẹ́ mọ́ kò sẹ́ni ó lè bẹ̀ẹ́ mọ́ sẹ́ni ẹni pé òun náà ṣe sùúrù tó yọ̀ wá ba nǹkan jẹ́ tá ti jẹ́ ẹni jẹ́ tí bínú bá dé. فإنها بها دليل وهاو عائد إلى إلى الأرض أما اللي أما اللي كي دوما سما ẹkún gbọ́jà máa wa ní tí tó nǹkan làwọn wíwà títí bá nǹkan jẹ́. wọ́n ẹ̀ nà káyọ̀rọ̀ tùjárì. gbogbo ẹ̀yin businessman tẹ́ ń sòwò káàkiri ẹni tó fi ń lóore jù nù sòwòsòwò ayé tí ń wọ́wọ́ tí ń wáyé tí ń wọ́lá tí ń wáyì. mo ń ká ara wọn fúnlẹ̀ tọ́ lọ́dí. náà lẹni tó bá wá tiẹ̀ dáadáa tí ò kíkìlì owó ọ̀wọ́ dọ̀tí ọrọ̀ ju wa ó ṣe wàhálà wa báwọn bàbá wa ṣé kàmáàlì ti wá tiwọn báwọn bàbá wa ṣé adamu ti wá tiwọn báwọn bàbá wa ṣé wàhálìmì ti wá tiwọn wọn bàbá wa sẹ́wọ̀n pàkátà ti wá tiwọn gbogbo àwọn sùyókò ńláńlá Ìlọrin káàkiri ti wá tiwọn tí wọ́n ń tọ́ mọ́ kanga kanga. wọ́n sì náà lọ́kàn bọ́. àjọ lánà tá a ráyè òun tán táwọn ń lò óore tá a sí lò. ẹ wo bí bàbá wa sẹ́wọ̀n kàwé ti lo tiwọn. wọ́n rí i tán owó bẹ̀ ta ló fẹ́ sọ pé òun lówó ju bàbá lọ. owó bẹ̀ wọ́n á ha owó wọ́n á pín owó wọ́n á tún ha owó wọ́n á tún pín owó wọ́n á tún ha owó wọ́n á tún bí wọ́n ti ha ìmọ̀ ni wọ́n á ha owó ẹ̀rí husnal e husnal qada wọ́n ah! ní husnal tọ́làbì wà husnal qada wọ́n wá lọ́nà tó mọ́ wọ́n sì tún lò lọ́nà tí tó mọ́ ẹni bá rí ẹ̀ káyọ̀rọ̀ tùjáàrì ni àwọn tí ní nǹkan láyé tó lóore nu. fàyìlá kan náà husnal tọ́làbì. bẹ́ẹ̀ bá wà lò tó wá tó rí ìtàn tí ṣàìdá sí bàbá rẹ̀ tí ń ṣàìdá sí ìyá tí ń ṣe sára àdúgbò tí ń ṣe sára ilé tí ń ṣe sára ta. fún iná bí ha. àlà àrùdù là àrùdù ọmọ alẹ̀ ni ọmọ alẹ̀ ni kì í sọ ọmọ sánmà. àlọ́ ẹ̀kúngbọ̀n wa iná ṣọ́rọ̀ tùjẹ́rì. àwọn olówó bú àwọn èèyàn gidi tó jẹ́ taláburú láyé tí èsì yẹn rí. ma ṣe yé àtọ̀lábì. Pàtí ń wá tẹ ìwákùwà lọ́wọ́ wa ń gbórí ẹ̀ ní ń gbórí ọmọ ọlọ́mọ ní ń ṣe ìbàjẹ́ ló gba lọ́pa zòlómọ́tò pọ̀ mọ́ núrù. Ṣẹ́yẹ́ àlọ́. Lẹ́fún wá ipò wọn ṣàbẹ̀yẹ̀ láyé. Ṣẹ́yẹ́ àlọ́kọ̀ọ́bọ̀. Àwọn aráyé òun náà tán tí wọ́n fi ń ṣe jágba. Jàgbá. Kàntàn. Kàntàn. ta tó bá wá wá fa iná ha bì ha ọmọ kì í sọmọ sọmọ. náà. sẹ́yìn àtọ̀lábì. tó bá wa. hosna alkọ̀dọ́. àwọn àlòwò òríkùrí tán tí wọ́n ń lò ní ọ̀nà tó dáa tí wọ́n ń kọ́ mọ́sálásí tí wọ́n ń kọ́ lè kí tí wọ́n ń kọ́ lọ́wọ́ kan ẹ wo hayatu sheikh adam ẹ hayatu gbogbo àwọn àfáà lẹ̀ ìpín máa ń jọra wọn wá wo tiẹ̀ tí wọ́n lè ń ṣe lọ́wọ́ kémi náà wo tèmi tí ń ṣe lọ́wọ́ kálukú olùwà àti tiẹ̀ mú bẹ́ẹ̀. ọ̀lọ́ ọgbọ́n ọ̀rọ̀ ìtàn wà iná lẹ́kùn lè kàdírì lè wá. gbogbo dalẹ̀rú dalẹ̀rú ló ní àṣẹ àti ẹ̀wọ́n ju ọlọ́run jọ́ àlùkìyàmà yọ́ọ̀fù bí i ọmọ ìkìyà méjì. a fi dá àmà níwájú ọlọ́run tó ní ìrora fọlmọ́jẹ́ nínú níbi sí ilé ẹ̀rọ wọ́n yóò ká zòbí náà wá sí wàlàkàdá tàbí ayé àdá ìrọ̀bì kan máa ẹni tó bá da nǹkan rú lẹ́yìn bàbá sókè máàlì tó ọ̀kan rẹ̀ ní dàrú ẹ̀ tí ẹ lè rí dàrú torí bàbá ọ̀dà nǹkan ẹni ẹlẹ́ni rú. yóò rà pẹ̀lú mọ́jìrì mọ́ wọn níbi sí máa hàn á máa mọ àwọn mọ́jìrì mọ́ náà pẹ̀lú tí ó ṣẹlẹ̀ sáwọn náà láyé kó tó kú láyé náà tiẹ̀ náà ti dàrú. fàyọ̀ kọ́sọ̀ bí nnáwá sí wọlé akédàm kó tó kú láyé náà lọ́wọ́ ti fi ìyà mu ní ó fòṣì mu ní ó fàrùn mu yóò mu lórí yóò tún mu nsàlẹ̀ yẹn ni pé yóò mu lókè yóò tún mu ọmọ rẹ̀ tí ń bẹ nsàlẹ̀ lẹ́yìn ẹ̀. فبأي آلاء ربكما تكذبان نعم ألا ألا أبو سعيد الخدري لو بعدي سواه ó ní ẹtún máa gbọ́ ọ̀rọ̀ ìtàn bẹ́ẹ̀. wà á iná afúdọ́lá ní jihad. èyí tó fi dànù jihadu tẹ́lá àwọn ẹ̀fẹ́ ṣe jihadu fi jihadu àwọn bàbá wa yìí ló dáa ká ṣe jihadu kó mọ́ ká ṣe jihadu kó clean kó clear kó neat kẹlímẹ̀tà adélé. náà ní ká máa dodo níta ká sọ nínú kórí ẹ. gbogbo ẹni máa ń ta ìdarí ìmáàmù ẹ bá sọ pé tó ń ṣe yóò gbogbo àwọn ìmáàmù ká kíyèsí tá a máa ń ṣe tí gbogbo àwọn àfáà ká kíyèsí tá a máa ń ṣe tí ò dáa. bá a bá lẹ́ni bá a rọ́rọ́ bọ̀ àbá rú a ní jẹ́ kí wàhálà náà pọ̀ púpọ̀ nítorí àìsàn àti àwa ni ìsẹ̀mí wa rọrùn jù láyé àwa ni ìsẹ̀mí wa dáa jù láyé àwa lọ́wọ́ ọkọ̀ wàhálà mọ́ wa nínú ìgbésí ayé wa ẹ̀yin onísẹ̀mí ẹ̀ má bínú o à ń tara wa jí nítorí gbogbo lọ́rin àfáà ni ẹni tí òun lọ́wọ́ àní lọ́pọ̀ tó sì mọ kí ó jọ ní òun lọ́wọ́ àní lọ ọlọ́run sì jẹ́ wa nírọ̀rùn á lọ jálàbí súná kọ̀lákàntì lọ́dọ̀ ìjọba á lọ jálàbí òkú kọ̀lákàntì á lọ bí sílé kọ̀lákàntì A lọ bí igi kọlá kàǹtì á lọ bí wòlímọ̀ kọlá kàǹtì á lọ bí mọ́lúdì kọlá kàǹtì ìlàtọ̀lù kádírì kọlá kàǹtì ìṣòro wọlé mìíràjù kọlá kàǹtì sàádà ìdádì kọlá kàǹtì sàádà fánáwì kọlá kàǹtì gbogbo èyí ìta gbangba lọ́wọ́ ọ wá kú sàlámù àlékún mọ́dé mọkáníkì ọwọ́ àjíṣẹ́ fún wa àránṣẹ́ àgbẹ̀ ọwọ́ àjíṣẹ́ fún wa àránṣẹ́ oníjọba ọwọ́ àjíṣẹ́ fún wa àránṣẹ́ àwọn sọ́jà wà jíṣẹ́ fún ààrẹ ńṣẹ́ àwọn lọ́balọ́ba gan wà á lóru pé á ah, ẹ̀dá lọ́ba ń sọ fún àfáà pé ọ̀rọ̀ wa gbàlà káríyá kù òun lọ́ba àlùtàǹsí kábíyèsí fún láti ṣe wù fún òun náà tó pé ẹ̀dá kan máa bọ̀ aládùúwà ó sì mà á sì mà kó jù á lọ. ọmọdé ọ̀wà àgbà ọ̀wà ọkùnrin ọ̀wà obìnrin ọ̀wà kí là ń fi ń dúpẹ́ fọlọ́run èébú náà là fi ń dúpẹ́ ìjà là fi ń dúpẹ́. ó sì jẹ́ pọ́nà tí wọ́n bàbá wa náwó ọ̀wọ́ àná nàkọ́lọ́ ó tún mímì wa ni tí alákọ̀wé ọ̀gbọ́dọ̀ náwó bẹ́ẹ̀ wọ́n bí alákọ̀wé dá kọ́ náwó tó àbọ̀ ọ̀nà ah, yóò gbé gègé létí ẹ̀ ní tá à ń fi di tá à ń di tá à ń fúnra wa láwọn àfa sọmọ tá à ń fúnra wa àfa sọ àfa sàǹdọ́lọ̀ lẹ́bi ni àbá kó kù náwó bárkà àwọn tọ́lọ̀ ọ̀jáwó lọ́wọ́ òní gbogbo àwọn Adam wọn àwọn àfa àgbààgbà bẹ́ẹ̀ nílẹ̀ ìbàdàn àwọn ni wọ́n kójọ wípé abẹ́lẹ̀ ah, ìbá wọlé yóò ba ntí jẹ́ ntí jẹ́ ìjà àfàjẹ́ torí ti fi sínú constitution rẹ̀ pé tó ń bá wọlé èyí tá a wí láti ọdún sẹ́yìn ni o gbogbo ntí jẹ́ business nàìjíríà lọ́wọ́ gbé èkì sọ́dù wọ̀ ẹ̀kọ́ sì wọ̀ gbogbo àwọn aláàfáàní owó owó tí wọ́n rí kọjá tó níṣẹ̀jọba ah, gbogbo mọ́tò láti kọ̀ọ̀kan kọ́ máa gbàwé kì í sọ̀rọ̀ àpárá ẹ̀bì àwọn àgbàlagbà léèrè gbogbo ẹni tó sì lọ wáàsí tó gbé wáàsí kalẹ̀ yọ gbàbí tọ́ka kó tó ṣe wáàsí gbogbo ẹni tí ó sì ṣe kínni gbogbo ẹni tí ó sọ súnà bì kan yọ gbàwé kó tó lọ ṣé tí a máa ń gbàwé ó lè lọ súnà méjì pọ̀ sáré lọ súnà méjì pọ̀ sáré oṣù olímọ̀ lóṣù yìí kátó láti olímọ̀ lóṣù tí ń bọ̀ ààzì ìjọba yẹn ìjọba wa ni ìjọba yẹn yẹn ni pé ẹ lọ ṣe àkáǹtì ilé kéwù rẹ̀ iye ìjọba máa san fún ìjọba wọ́n wá síbẹ̀ lórí chọ́ọ̀chì wọ́n síbẹ̀ lórí mọ́sálásí làwọn afáwa ni ntọ́lọ́ wọn ṣe yọ̀ọ̀dà ó di wàhálà lẹ́kọ̀ọ́ àwọn bàbá wa yìí ni wọ́n jà fún pé kò sí ní jíjẹ́ bẹ́ẹ̀. bíyá Awólọ́wọ̀ ní débẹ̀ o ní wọ́n fi ń sọ pé kábàáńdà Awólọ́wọ̀ dá márùn-ún kó kírun ọba lè kírun àdúrà rẹ̀ ọgbà ọba lè kírun yọ́ sàárẹ̀ fún wa pé àwọn mọ̀ àwọn mọ̀ sójú àwọn kéré ń jọ àwọn àgbààgbà fáwọn mẹ́mbẹ̀ pé bí lè yí bá wọlé yóò dínà mọ́ gbogbo ń kéwù àwọn ajagun fún wa sáwọn lọ àwọn làwọn kọjú ìjà síra wa yìí o à ń béèrè lọ́dọ̀ ọlọ́run pé kí ó yí gbà padà gbogbo bá ti wà yìí kò rí bẹ̀rẹ̀ lárúbáwá àfa tí ọba jáde sí wáàsí àfi kí ìjọba ó fowó nílẹ̀ lárúbáwá ẹ̀yin lẹ̀ lárúbáwá kọ́ yìí bí ẹ bá ṣe ojúbà tó bá kọjá owó ti lé ní mímbà kí ni wọ́n ṣe níbẹ̀ náà wọ́n ti palẹ̀ ẹ jẹ́ kí lárúbáwá sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà láti rí nígbà tí wọ́n ti gbé nílẹ̀ lárúbáwá tá alukurani ti sọ̀kalẹ̀ gbogbo ìta àti ìyá dàpọ̀ ẹja tají torí ala. láyàmúlá àná àádókùn mọ́kà fàtún náà. ìbẹ̀rù ẹ̀yàn ẹ má jẹ́ ó kó sí wa lọ́kàn kámá lè sọ dodo. ẹ̀yẹ́ kú lẹ́bẹ̀rẹ̀ akéwà ṣẹ̀yìndà ó. táàlà tó dodo kẹjá sọ ní kì í ṣe tàbí fún lè kì í ṣe wá fẹ́ fi kàgbàlagbà lábùkù lè kì í ṣe wá fẹ́ fi kábùkù bára wájú hàtà ìdá kánà ìdá mọ̀gáríbà ní sàm. ànábì wa bá a sọ títí hàtà ìdá kánà ìdá mọ̀gáríbà ní sàmùsì tó fi di yí pé oòrùn ìpọ́nyẹ̀yẹ oòrùn àtòrùn gidi méjèèjì fẹnu sọlẹ̀ ọwọ́. kọ́lá ẹ̀rẹ́ àrẹ́bí ni ajẹ́ ń sọ fún yín pé ayé tẹ̀ ń rí yìí ti ń tan lọ́kọ̀ sẹ́kùn kankan mọ́ o. ìmọ̀ àmàdán. bàbá wọn àti ntí ń bọ̀ njọ́ tá à ń bọ̀. ìlà ká máa bá kẹ́mi ní abẹ́ ìṣàmùsì à ẹnu tó kù tóorùn táwọn yóò fi wọ̀ náà ló kù tá yóò fi tán. wàrà asiri wàrà asiri innal insana lafi khusr illa alladhina amanu wa amilu وتواصوا بالحق وتواصوا بالصبر والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. طب wa lo ayé tiwọn àdúrà ló kù tá a fi kó ká bàbá ó bọ̀ wá ládùúrà ló kù ẹnu wa dùn púpọ̀ eh, ọlọ́njẹ́ wa náà lè lò ó ẹnu wa dùn púpọ̀ ọlọ́njẹ́ wa lè lò ó náà ni gbàgbà tí wọ́n bá ní ẹ̀wọ̀n wá sí wá sí wa máa bà mí pé eh, ọlọ́run bò láti sọ̀kalẹ̀ dáadáa báyìí ọ̀rọ̀ dùn sọ ọwọ́ àkàtì mọ́ lò iyì là ń gbà yìí ọlọ́mọdé akábùkù gbẹ̀yìn. ọlọ́mọdé akábùkù gbẹ̀yìn. ọlọ́run wọlé àbọ̀ wá ṣó Kamaldeen. ọlọ́run wọlé àbọ̀ wá ṣó Kamaldeen. ìlú Ìlọrin ọlọ́mọdé ó dàrú. ìlú Ìlọrin ọlọ́mọdé ó dàrú. ọlọ́run wọlé àjọ kan. ọlọ́run wọlé àjọ kan. bàbá aṣọ adamu sọ wípé orí bàbá máa rán mi wá sọ́dọ̀ wọn. bàbá bàbá aṣọ adamu máa rán bàbá wa yìí wá sọ́dọ̀ àwọn bàbá wa wọn bàbá wa wọn tá a sọ kàrámà méjì. láti tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run. láti tọrọ nǹkan wájú ọlọ́run. ẹni tẹ bá sì farabalẹ̀ gbọ́. gbogbo ẹni tẹ bá sì farabalẹ̀ gbọ́. àwa dà ní ẹ̀sà bẹ́ẹ̀. àwa dà ní ẹ̀sà bẹ́ẹ̀. ọjọ́ pé bẹ́ẹ̀ lórí lóòótọ́ ọlọ́run bí abùkátà. bọ́bá jáde pé ní bẹ́ẹ̀ lọ́bàá lára pé bàbá ní káwá rí wọn. wọ́n ní lára pé náà bàbá ádámù ní káwá rí wọn. káwá gbèsà káwá. káwá gbèsà káwá. náà níbẹ̀ nìkan bá ń sọ wòròwòrò ń ta máa ní ẹ̀yìn gọ̀ púpọ̀ ni. níbẹ̀ nìkan bá ń sọ wòròwòrò ń ta ara wa ní ẹ̀yìn gọ̀ púpọ̀ ni. bàbá ní sọ ádámù bá ní sàká abiola ẹgbẹ́ fún bàbá dáúdà àwọn ọmọ lọ́ọ́ni oṣù máa fà lọ́ọ́ni ọ̀yàn tẹ̀lé bàbá bí yorùbá kú ìwọ̀n mọ́tò mi lọ abẹ́kúta ìwọ̀n apáàkì síbẹ̀ ìwọ̀n adọ́dọ̀ bàbá bí yorùbá àwọn agbé mọ́tò bàbá bí yorùbá kú wọ́n ní mọ́tò àbádé ọba kúlẹ̀ àwọn gbé wá. a dé Ìbàdàn bàbá dé Ìbàdàn a fún wọn ní zaka mbẹ zaka Abíọ́lá ni o ní wọn bá gbé zaka wọn sọ adamu onímù kankan mbẹ kọ́dà àwọn àbá amọ́ríkà zọ̀rọ̀ onímù kankan fún wa. a wà kó ní Ìbàdàn a wà bọ́ sí Ìlọrin níhìn a dọ̀yọ̀ abádọ̀ mọ́mú ọ̀yọ́ a jẹ́ àti wọn jù ú lẹ̀ a wà wọ́sìn a dọ̀dọ̀ bàbá ọba lọ́run tìjẹ́ta a wà dọ̀dọ̀ àwọn àgbààgbà kọ̀ọ̀kan wọn máa bọ̀ aládùn adọ̀dọ̀ bàbá ní ìsàlẹ̀ onímọ̀sà àádọ́dọ̀ bàbá wa bàbá wa sóró gbogbo ibi tí mo sá mà àbó tí ní kí n tó a lísì ẹ̀ bàbá wa débi bàbá wa sọ fún mi lówó lọ́tọ̀ pé tẹ́ bá dọ́dọ̀ bàbá wa gbà sóò kamal ẹ fún wọn tàbí ẹ wá ní tèmi náà nìyí àwọn afi ti bàbá jíṣẹ́ wá ah, bàbá sókè mọ́ lọ́wọ́ pé ah, ah ṣé àti ádámù náà ló ní kẹ́ fún mi àti ah, wọn gangan tàbí ọlá lélẹ̀ àmọ́ tàwọn gangan ni. sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ nìkan bá ń gbé bákan ni sẹ́ẹ̀mà yìí pé kò yí ń tọ̀hún sí ni. bàbá a máa ṣe hákù fàgbàlagbà bàbá ṣe káàdà wọ́n mú àyè àgbà lágbà èmi sàhídà àyùn tọ́lọ́ wọn sì tọ́lọ́ wọn pé wọ́n á jẹ́rìí ní ọ̀lùkì àmọ̀ ní sọ yìí. àwọn àtúntò dọ̀ àwọn àfà mi tó bàbá wa darí ká lọ fún babalábọ̀ tọ̀ èyí tí mo ní ọ dájísẹ́ lọ́dọ̀ àmójísẹ́ kọ́dà tí wọ́n wí tí wọ́n wí nì. nígbà tí bàbá tí bàbá papòdà mo wá lálàrí bàbá sí Kamal. alátìmọ́lájọ́ náà nígbà tá a dé agaka wọ́n ń ṣàdúrà ní mọ́sálásí jimá ti jẹ́ ti tàná mọ́sálásí jimá ńlá nídìí àpẹ gbogbo yẹn pín síbẹ̀ wọ́n ń ṣàdúrà ìwọ́n á rí pé ń bọ̀ láti ọ̀nà bàbá kù bàbá wa wà lága kan bàbá aṣọ kan mọ́ni wọ́n wo agbádá funfun wọn wá wà wọ̀tẹ́lẹ̀. njẹ́ mo fẹ́ sọ yìí mo fẹ́ kó jẹ́ rahama ni kó sì jẹ́ ìkẹ́ ni ìkẹ́ náà ni ó sì jẹ́ pẹ̀lú òwú ọlọ́. àmín èyí mi máa fi tọrọ lọ́dọ̀ ọlọ́. inú téèyàn ń fura sí lára àgbàlagbà tí yìí fi wojú àgbàlagbà nù. Ah, àwa ni ṣé ọlọ́bí adúlá ni hanakumula ni wà láàrin títí àwọn dúró lẹ́gbẹ̀ẹ́ mọ́sáàsì ọ̀dọ̀ àwọn mọ́sálásí alájì alájì Hamid Agaka ẹgbẹ́ rẹ̀ ni bàbá wa wọ́n ní ìdí àpẹ ni wọ́n wà tẹ́ntẹ́ ń ṣàdúrà àwọn ni wọ́n júwe pé ìdí àpẹ ni wọ́n wà tẹ́ntẹ́ ń ṣàdúrà wọ́n wá wò mí lọ mo tún wá yí padà àánú kúmùlà mo tún wá súnmọ́ wọn ah, wá ní wọn wá rẹ́rìn wọn wá sọ àpò àgbàdá báyìí àwọn báyìí hàn tún ní bẹ́ẹ̀ gbogbo ẹ̀. Allahu Akbar jíjí tí mo jíjọ́ náà mo mọ nǹkan tí mo rí lọ́dọ̀ ọlọ́run ẹjú tó bá wọn. àwa lọ sí Abidjan àwa d'Abidjan nígbà tí wọn d'Abidjan wọn fún wa pé káwa ṣe dáwà iyì yìí wá pọ̀ mọ́tò tí wọ́n kó pàdé wa l'Abidjan ó ju ó tó kápé mọ́tò mẹ́ẹ̀ẹ́dógún àbí ó tó kápé ogún mọ́tò wọ́n ní à gbogbo airport ní ti wá pàdé wọn ṣe gèrè eléyìí ti kọjá èmi a máa wá rántí àwọn àgbàlagbà kọ̀ọ̀kan tí sèwọ́n dá máa rán mi lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni bàbá lọ́fà bẹ́ẹ̀ ni káàkiri káàkiri àgbákò orí táwa ṣe nù bẹ́ẹ̀ sì ni bàbá sèwọ̀n musa máa ń rán mi kí n tó kò ní àkàlàmbì èyí ń ló jẹ́ àmọ̀ pé àgbàlagbà lọ́wọ́ tá a fagbà kọ́lọ́dún àwọn náà dàgbà. àmín sọ torí àwọn ọmọ kéékèèké ni o mo pé mo jẹ́ nǹkan kan o yìí ń sọ ká àgbàlagbà tó bá kù fún wa ká má jẹ́ ọbọ̀ ká tètè rí nǹkan lára wọn a lè ṣiṣẹ́ tó wọn àwọn ni wọ́n pọ̀ sẹ́sẹ́ ala. wọn á ní ah, báwo láti ṣe wá sí wọ́n lọ́wọ́ lá bàbá sí wàdà wọ́n bàbá sí kàmá wọ́n lá àwọn tó ń jí sí wọ́n lọ́wọ́ ní àwọn asùnbà irun tí mo lá tí mo sùn ní kí gbogbo wọn wá pọ̀ gbogbo àwọn àfa ńláńlá bíi baba